الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa nísìn nǹkan tá a mọ̀ sọ òun náà ni àwọn àwọn aburú tó ṣe pé bídà máa ń fà tó ṣe pé àdádálẹ̀ máa ń fà òun náà ni la fẹ́ sọ ní ibi ìbá insha Allah ta'ala àmọ́ ká tó lọ sí àwọn nǹkan yìí nǹkan tó da ni pé ká mọ̀ nǹkan tó ń pè ní àdádálẹ̀ torí pé tá bá ti mọ̀ nǹkan tó ń pè ní àdádálẹ̀ so yóò máa jẹ́ ká mọ̀ understand àwọn aburú tó máa ń fà insha Allah ta'ala sọ́lá ọkọ ó yẹ ká ọkọ nóòtì pé àdáadáalẹ̀ oná la máa ń pè ní albidaa ní nẹ́sìn albidaa la máa ń pè tí wọ́n sọ pé albidaa nǹkan tí mo gbà lérò ní kíni àdáadáalẹ̀ ni mo gbà lérò pẹ̀lú rẹ̀ tó yẹ ká mọ̀ pé albidaa ọ̀nà méjì ló pín sí so a ní albidaa fil adat àti fil ibadat a ní bídà tó ṣe pé nǹkan tó affect nǹkan ayé ni òun ni ló affect a dẹ̀ ní bídà tó ṣe pé nǹkan tó affect nǹkan ẹ̀sìn ni ṣe wá rí èyí tó ṣe pé nǹkan ayé ló affect ìyẹn kò sí nǹkan tó ṣe rárá for instance tó bá gbé fóònù tuntun wá nísìnyí báyìí bóyá tẹ́lẹ̀ àwọn fún ta mọ́lò tẹ́lẹ̀ bóyá àwọn dọ́kíà tó ṣe pé èyí ta mọ́lò ní àwọn àsìkò kan tó wá di àwọn àsìkò kan a padà ń lo nǹkan tó ń pè ní android eléyìí ní sí innovation ni àmọ́ nínú kí ni nǹkan ayé tí ò kẹsẹ̀ látara ṣe wá irú bídà yìí kò sí nǹkan tó ṣe látara as long as pé kò takò ẹ̀sìn so kò takò ẹ̀sìn látara bákan náà èyàn ò ló láti fi ṣàbúrú náà so tẹ́yìn bá ti rí pé irú innovation yìí kò sí nǹkan tó ṣe àṣàrà torí pé èyàn lè rí àwọn kèfèrí kan ní síbáì torí recently mo rí nǹkan kan wọ́n kọ síbẹ̀ pé jama'a yìí o nǹkan tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ mọ kọ bídíà fáwọn èèyàn wọ́n wá kọ ní èbó rejecting innovation ìgbà tí àwọn christian ìgbà tán wá rí nǹkan yìí wọ́n á ní nǹkan tá sọ náà nìyẹn islam is against progress islam is against progress ẹ dákun why would you say that innovation is wrong táyé pé báyìí ni ẹ má lo fóònù mọ́ at least like that àwa nípa ara o nǹkan tá a gbà lérò pẹ̀lú yẹn ni kí ni èyí tó ń ṣe nínú ẹ̀sìn àpàdé bẹ̀ ṣọ́ta so albida'a èyí tá mọ̀ tú sí innovation ní èbó tá mọ̀ tú sí àdára ní Yorùbá ọ̀nà méjì ló pín sí èyí tó ṣe pé nǹkan ayé ni kò sí nǹkan tó ṣe àràtara ẹlẹ́kejì òun náà ni nǹkan tó ní ṣe nípa ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ṣe wá rí eléyìí o gangan ni haramu òun gangan ni ò bóòlá ṣe wá mọ̀ pé nǹkan yìí bídà ni nínú ẹ̀sìn òun náà ni hadithu Aisha radiyallahu anha nígbà tó ní pé òjíṣẹ́ Allah sallallahu sallam wọ́n ní pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddun anábì ni pé èèyàn tó bá dá kalẹ̀ nínú alámàrí tó papapọ̀ òun náà ni Islam anábìgbé yẹn tó bá dá nǹkan kalẹ̀ nínú islam ma laysa minhu nǹkan ìwá síbẹ̀ tẹ́lẹ̀ islam ti wà tẹ́lẹ̀ already ọwá se nkankan kan tó ṣe pé ọ ń sọ pé kí ní ẹ ara esi islam náà ló wà àmọ́ ìgbàta wá wo quran ìgbàta wo sunna àwárí nǹkan yẹn bẹ́ẹ̀ adẹ́mi ni pé fahuwa rọ́dùn nǹkan yìí à ní ìgbàlọ́wọ́ rẹ̀ níbi version mi aisha ni pé anabi sọ pé mana amila amalan èyàn tó bá ṣe iṣẹ́ kan èyàn tó bá ṣe iṣẹ́ kan leisa alayhi amruna a dẹ̀ sọ fún pé kó ṣe iṣẹ́ náà a sọ fún pé kó ṣe iṣẹ́ náà ìgbà tó Qur'an kò rí pé wọ́n sọ pé kó ṣe ìgbà tó sunna wọ́n ní pé kó ṣe òun wá ṣe anabi ni pé fahuwa raddun wọ́n ní gbà lọ́wọ́ rẹ̀ tàbá tí wo hadithi mi anábi ni pé iyyakum wa muhdathatil umur ẹ ṣọ́ra fún àwọn nǹkan tuntun nínú ẹ̀sìn nǹkan tó lè wò sí mẹ́tẹ́lẹ̀ ẹnìkan wá ṣe ó wá fi sínú ẹ̀ anábi kí ni kí ẹ ṣọ́ra fa inna kulla muhdathatin bid'a anábi ni pé wo nǹkan tó bá ti dáka nínú ẹ̀sìn òun là ń pè ní bid'a wa kulla bid'atin dalala gbogbo bídá anù ni yíó sọnù wa kulla dalalatin fin nar bákaná gbogbo anù yóò padà má jẹ́ kí ẹ̀ṣẹ́ kíni kí ẹ̀wọ̀n nù náà for that reason gbogbo nǹkan tó ṣe pé wọ́n fi kún ẹ̀sìn Islam ó wá jẹ́ pé èèyàn tó fi kún ẹ̀sìn Islam yìí nǹkan tó gbà lórí pẹ̀lú rẹ̀ òun ni pé òun fẹ́ fi súnmọ́ Allah subhanahu wa ta'ala ó fẹ́ fi sin Allah subhanahu wa ta'ala gbàtàwà wo Qur'an àti súnnà àwárí nǹkan yìí bẹ̀ nǹkan tó ṣe yìí tó yẹ pé nǹkan tó gbà lórí pẹ̀lú rẹ̀ o ni pé èmi fẹ́ fi sin Ọlọ́run ni o gbàtàwà wo Qur'an àti súnnà àwá bá nǹkan yìí kí la ń pè wọ́n ń pè ní kí ni o bídáà àdádálẹ̀ so kí ẹ máa wà kí ẹ máa wà kí ẹ máa gbàtànjẹ pẹ̀lú tẹ́yìn bá sọ pé èyàn sọ fáwọn èyàn ní sí pé nǹkan ṣe yìí bídà ni yóò wá sọ fún yín pé ṣé ànábì lo fóònù ni ṣé ànábì gun mọ́tò ni ṣé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó a wà ní pé ara àníṣe ọ̀nà méjì ló pin nǹkan ayé àti kíni nǹkan sọ pé fóònù ní sí báyìí kí ni nǹkan tó ní kí ni nǹkan tó connect mọ́ nǹkan ayé ni àbí nígbà tó sọ̀rọ̀ fóònù kí ni nǹkan kí ni nǹkan tó connect mọ́ nǹkan ayé ni nígbà tó sọ̀rọ̀ mọ́tò náà nǹkan ayé náà ni àmọ́ èyí tá à ń sọ fún ẹ nísìnyí báyìí ni pé àní má ṣe mọ́lúdì mọ́ wọ́n ìtọ́ ṣe nísìnyí báyìí nǹkan ayé ni àbí nǹkan ẹ̀sìn ni nǹkan ẹ̀sìn ni so bí ẹ̀ ló máa jẹ́ báyẹn tá a sọ pé kọ́ ọ má ṣe ṣe èyí tó ń sọ yẹn kò sí nǹkan tó ṣe é nisiba ṣìbá ìtẹ́yìn bá ti wá mọ̀ pé bídá ọ̀nà méjì ló pín sí nǹkan ayé àti nǹkan ẹ̀sìn ká ọkọ̀ ọ̀nà ti pé èyí ń sọ o ti ẹ̀sìn láǹsọ yìí báyìí lẹ́yìn ìgbà yẹn ká wá fi bídá kalẹ̀ kí ẹ̀ má ṣe bídá ó wà lára májẹ̀mú ta fi mọ̀ pé lóòótọ́ ẹni yìí ó gbà pé anna muhammadan rasulullah nínú àwọn conditions tá fi sọ pé lóòótọ́ o ó ti gba shahadatu anna muhammadan rasulullah ó gbà pé lóòótọ́ muhammadan òjíṣẹ́ tọ́nà rán sí wa torí bí kalimatu shahada ashhadu an ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah mo gbà pé kò sí nǹkankan tó lẹ́tọ̀ọ́ ká máa sin allah subhanahu wa ta'ala bákan náà mo tún gbà pé muhammad kan ni òjíṣẹ́ tọ́nà sí wa láà òun ni òjíṣẹ́ tán rán sí wa torí pé àwọn òjíṣẹ́ pọ̀ tí wọ́n rán sí wa àmọ́ àwa rẹ fúnra wa ní àsìkò táwa yìí òjíṣẹ́ ọ̀dọ́ rán sí wa Muhammad ni so nínú májẹ̀mú táàfi gbà pé lóòótọ́ mo gbà pé wọ́n rán ànábì sí mi o ó ní kíni kẹ́yàn má torí pé Allah subhanahu wa ta'ala sọ ní Kùránì pé fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fi ma shajara bainahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadait wa yusallimu taslima níbi àyà yìí Ọlọ́run ní pé wọ́n tí ní ìmáni tó kọ̀mplítì kódà wọ́n tí dìmùmí ní lódodo hatta yuhakkimuka fi ma shajara bainahum until tó bá jẹ́ kó di judge lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ọ̀rọ̀ ìsìn ni gbogbo nǹkan tó bá ti jọ́rọ̀ ìsìn wọ́n wá sọ ẹ́ di judge fún nǹkan yẹn thumma la yajidu fi anfusihim harajan fima qadait lẹ́yìn ìgbà tó bá fún wọn ní ìdájọ́ tán ní ní any issue lọ́kàn wọn nípa sọ wa yusallimu tẹ̀sílímà lẹ́yìn wọ́n wà ṣe kí ni wọ́n wà juwọ́lẹ̀ tẹ́yẹn fún nǹkan tó bá ti sọ pẹ̀lú ààyè sí báyìí a mọ̀ rí pé àníṣẹ́ kò dá kí ẹ má ṣe kí ni kí ẹ má ṣe bídá condition ni torí pé tó bá ṣe ìtẹ̀lé fún súnnà ẹ́ èyàn lọ́gbẹ̀rẹ̀ kí ni salamta tẹ̀sílímà ó ti juwọ́lẹ̀ tẹ́yẹn níbi ààyà ọlọ́ni pé fa in tanaza'tum fi shay'in tẹ́ bá ti ní ṣùlá yàrá yín farudúhú ila Allah ẹ̀dá àkàrà fún tani lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wa rasul àti tani àti òdíṣẹ́ in àti the last day that is why ẹ ma gbọ́ta àwọn afá tí wọ́n ma sọ pé ìtumọ̀ ṣahádàtù anna muhammadan rasulullah wọ́n sọ pé tọ̀átùhú fi ma amarọ̀ wàtàsíkùhú fi ma akhbarọ̀ wàṣínábù ma náà anhu wa zajarọ̀ wa an la yu'badallah illa bima shara'a wọ́n sọ pé ṣahádàtù anna muhammadu rasulullah nǹkan ló túnmà ní kíni ta'atuhu fima amara tó bá sọ nǹkan fún yín pé nǹkan yìí ẹ ṣe tẹ́yìn bá ti ṣe èyàn ti fulfill condition kan nínú conditions kíni ṣahádàtù anna muhammadu rasulullah ó ní pé nǹkan yìí ẹ ṣe kí la ṣe á ṣe náà ni wa ma atakumur rasul fakhudhu gbogbo nǹkan tó bá ti fún yín kí lẹ ṣe gbogbo ẹ̀ so ta'atuhu fima amara tó bá ní pé nǹkan yìí ẹ ṣe kí lẹ ṣe ṣe náà ni that's one number two wa tasdiquhu fima akhbara tó bá sọ pé nǹkan yìí bó ṣe rí náà lélẹ́yìí a gbà pé bó ṣe rí náà nìyẹn kódà kò bá ṣe pé nǹkan yẹn mi ò rí anẹ́mìtì ní pé nǹkan yìí bó ṣe rí lélẹ́yìí má sọ pé nǹkan yìí mi ò rí sómi ò so wàtàsídíkùhù fíìmà akhbaro anábi ni pé anábi isa yóò padà wá tó bá ti di end of times má sọ pé nǹkan yìí mi ò ìgbàgbọ́ torí pé tó bá sọ pé ọ̀gbàgbọ́ lè jẹ́ mùsùlùmí wáyìn so wàtàsídíkùhù fi ma akhbaro tó bá sọ nǹkan fún yàn áti kí ni èyí ó gbà náà ni that's number two number three wàṣìnàbù ma náà anhu wà zájárọ̀ tó bá ti sọ pé nǹkan yìí má ṣe ọ̀ní ṣe náà ni nǹkan yìí má ṣe ọ̀ní ṣe náà ni ọlọ́ni pé wà máa káàlà lè mu'minin wà láà mu'minatin idha qada ayínyẹkúnà láhùmùlù khiyaratu min amrihim ọlọ́run ni pé kò tọ́ fún mùmìní lọ́kùnrin àti lóbìnrin a wá rí pé ọlọ́run sọ pé nǹkan yìí bó ṣe ilé yìí ànábì pé nǹkan yìí bó ṣe ilé ìwọ wá sọ pé àmẹ́yìn mi mo nǹkan tí mo rí ni pé kò lọ ọlọ́run ni pé nǹkan yìí ò tọ́ kí ẹ ṣe bẹ́ẹ̀ so wàṣìnàbùmá náà àánú wàṣàṣàrọ̀ kí ẹ jìnà sí nǹkan tó bá ti ní pé nǹkan yẹ jìnà sí lastly wa alla yu'badallah illa bima shara eléyìí ni main point fún fẹ́ mú mẹ́rin gánà nìyẹn wa alla yu'badallah illa bima shara a gbọ́dọ̀ sí Allah subhanahu wa ta'ala àyàfi pẹ̀lú nǹkan tó bá ti ní pé nǹkan yẹ fi sí Ọlọ́run táà bá ti rí torí pẹ̀lẹ́bì ni pé ma taraktu shay'an yuqarribukum ila Allah illa amartukum bi wa ma taraktu shay'an yuqarribukum ila an-nar illa nahaytukum an Ànábì ní pé ìfì nǹkan kan kalẹ̀ nǹkan ẹ̀yọ̀kan báyìí ìfilẹ̀ ó wá ṣe pé nǹkan yẹn nǹkan tó máa jẹ́ kẹ́ súnmọ́ Allah nǹkan òtọ́ pé nǹkan nǹkan dáadáa ni ń sọ fún ibé kẹsí nǹkan yẹn bákan náà ìyìn fi anything kalẹ̀ tí wọ́n pé nǹkan yìí yóò padà jẹ́ kẹ wọn náà àyàfi kí ní kí ni kẹ mọ́ ṣe so gbogbo nǹkan tó jẹ́ nǹkan dáadáa tó lè jẹ́ ká wọnú aljanna àníbi sọ fún already so tí wọ́n bá mú nǹkan wá lónìí àwọn sọ pé nǹkan yìí èmi rí pé nǹkan tó dá ni a lè fi sin ọlọ́run gbàtà wá wo Qur'an gbàtàwọ súnà àárín nǹkan ẹ̀ ń bẹ̀ ayé pé in reality o nǹkan yìí ṣe nǹkan dáadáa torí pé bóò lọ́ọ́ ṣe mọ̀ nǹkan tó dáa nínú ẹ̀sìn Islam tí ànábì ò dẹ̀ mọ́ nǹkan yìí nǹkan tó dáa ni ìwọ́n gbà pé nǹkan tó dáa ni pé a lè mọ̀ ṣe ní ẹ̀sìn Islam nǹkan yìí ànábì ò wá kọ́ wa automatically nǹkan tó ń sọ ni pé ànábì ò mọ̀ torí pé ànábì sọ fún wa pé gbogbo dáadáa tó mọ̀ ó ṣe kí ó sọ fún wa

for that reason àfáàfi wá mu definition yìí wá tàbá ti wá mẹ́lẹ̀ ní síbáì nǹkan tó wá kò ní síbáì ọ̀nà ni pé kí ni ọ̀nà ni pé ṣẹwárí bídá nínú ẹ̀sìn Islam a lè wá pín sí ọ̀nà generally bídá ona méjì ni nǹkan ayé àti kí ni nǹkan ẹ̀sìn Islam ṣẹwárí èyí tó jẹ́ ti Islam yẹn na a lè pín sí ọ̀nà méjì aláọ̀kọ́ ohun náà ni àwọn bídà tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìkẹtẹ̀ ma ń sọ tó yí pé èyàn ma ń ní gẹ́gẹ́ bí àjọkàn bí ìkẹtẹ̀ ń bílíbìlì ní ọkàn yàn so bídà ó ṣe kíni ó lè wá látara Imam Malik nígbàtí ó ka áyà tọ́rọ ní pé arrahmanu alal arshistawa allah subhanahu wa ta'ala ó wà lórí kíni lórí ìtẹ́ ọlá rẹ̀ ó wá ń bí imam malik pé keifa stawa bóòrùn náà ṣe ṣe bóòrùn náà ṣe wà lórí ẹ̀ imam malik wá dorí kodò torí pé imam malik ń bẹ̀rù pé irú kwẹ́ṣùn wílé kwẹ́ṣùn tó yẹ pé àwọn sàhábà ò bèèrè lọ́wọ́ kí ló fẹ́ kí ló fẹ́ dákalẹ̀ yìí hátà àwọn tó wà around Imam Malik ní àsìkò náà àwọn àsìkò wọ́n dákẹ́ wọ́n kàn wó náà ni Imam Malik wá gbórí sókè Imam Malik wá ní pé alìsíwá ma'alum tá a bá sọ pé èèyàn wà lónìí kankan àmọ́ nǹkan tó túmọ̀ nǹkan tó túmọ̀ jẹ́ kí ni àmọ́ wal kayf majhul bóòlù ṣe ṣe àmọ́ torí pé ọlọ́run ni àlè mọ̀ ọlọ́run ni pé wala yuhituna bihi ilma àlè mọ̀ gbogbo nǹkan nípa Allah subhanahu wa ta'ala wa ma utitum minal ilmi illa díẹ̀ lọ́lọ́run ṣe so ọ lè mọ̀ gbogbo nǹkan nípa Allah so àmọ́ bí ọlọ́run ṣe ṣe aṣáàmọ̀ pé ó ṣe náà kẹ́ẹ̀ wá gbà pé ọlọ́run wà lókè arṣì rẹ̀ wàjíbùn ọ̀ràn yẹn ni ibi tí mo lọ gẹ́rẹ́ ilé yìí wọ́n ní pé wà sùálù anhu bid'atun that's my that's the main point wà sùálù anhu bid'a bọ́ ṣe wá bèèrè question yìí bid'a ni àdádálẹ̀ ni kí nìdí torí pé àwọn tó wà before rẹ̀ àwọn sàhábà wọn bèèrè question lọ́wọ́ nẹ́bì ìwọ́n tó wá bèèrè question yìí bídà ni àdádẹ́rẹ̀ ni láfi ní pé ìgbà míì bídà lè wá látàkiri látara nǹkan tí wọ́n sọ nínú àwọn nǹkan tí wọ́n máa sọ náà tó yẹ pé bídà ni nínú gbólóhùn òun náà ni kí àwọn èèyàn máa sọ pé ọlọ́run wà ní gbogbo àyè ọlọ́run gẹ́gẹ́ fúnra rẹ̀ ó wà ní gbogbo àyè tí ń sọ̀rọ̀ yìí láti fi pé ọlọ́run wà ní gbogbo àyè

tabawo hadith ọ̀rọ̀ ibn abbas kan ibn abbas ní pé masamawatu sab'a wal araduna sab'a ọlọ́ni ibn abbas ní pé ṣe rí sama méjèèjì the seven the seven heaven gbogbo ẹ̀tẹ̀ yẹn bó ṣe pọ̀ tó yẹn àti ilẹ̀ náà tó tó méje náà gbogbo ẹ̀tẹ̀ yẹn ó ní pé gbogbo eléyìí wà máa fi hínà àti nǹkan tó wà nínú rẹ̀ náà fi yadi rahman illa ka khordalatin fi yadi ahadikum wọ́n ní pé bó ṣe kéré tó ní ọwọ́ Allah subhanahu wa ta'ala bó ṣe kéré tó gẹ́gẹ́ bí tẹ́ẹ̀ bá mú ẹmọ sídì kékeré sídì kékeré bó ṣe mọ́ wà lọ́wọ́ yẹn báyìí bó ṣe kéré yẹn wọ́n ní pé Ibn Abbas ní pé kí o pé gbogbo ayé yìí àti sámà ní gbogbo ẹ̀tẹ́ yẹn bó ṣe kéré náà nìyẹn ní iwájú Allah subhanahu wa ta'ala bóò lẹ́ ṣe wá rò bóyá Ọlọ́run wá wà nínú nǹkan yẹn aláọ̀kọ́ nìyẹn ẹlẹ́kejì ó náà ni pé Ọlọ́run ti sọ fún wa náà bí kí ni o arrahmanu alala al sawa stawa Ọlọ́run sọ fún wa níbi tó wà rẹ̀ fún àwọn samawati yìí gbogbo samata ní yìí gbogbo sẹ́mta ní yìí àlà arṣì ṣe kí ni ló jẹ́ bí kọ́fà fún ọlọ́run wá wà lókè arṣì yìí so ọlọ́run sọ ó ti sọ ibi tó wà kódà gan ìgbà tí anábì bí ọmọ ẹrú kan tó jóbìnrin anábì bí pé aina Allah níbo ọlọ́run wà kí ló sọ ọlọ́run wà lókè kò sọ pé ọlọ́wà ní gbogbo ayé kí ló sọ lókè ó wá bí pé manana ta mo jẹ́ ó wá ní pé anta Rasulullah òdíṣẹ́ alálọ́jẹ́ anẹ́wà sọ fún tó jẹ́ ọ̀gá rẹ̀ pé àtíkà fírí rẹ̀ fa iná ha pé ó di pẹ̀lú nǹkan tó jẹ́ kíni sọ yẹn so anẹ́bìnà fi lẹ̀gbẹ́ kíni o Ọlọ́run wà lókè àmọ́ nǹkan tó yẹ kí ẹ̀ ń sọ o ni pé ọlọ́run wà ní gbogbo àyè pẹ̀lú ìmọ̀ kìí sí pé ọlọ́run gẹ́gẹ́gẹ́gẹ́ ló wà ní gbogbo àyè àmọ́ pẹ̀lú ìmọ̀ rẹ̀ ni ọlọ́run ṣe kí ni ọlọ́run fi wà ní gbogbo àyè eléyìí tá a sọ náà ó lẹ́rìí náà ọlọ́run sọ ní Qur'an pé wa anna Allaha qad ahata bi kulli shay'in ọlọ́run ti rọ kiri ká gbogbo nǹkan pẹ̀lú kí ni pẹ̀lú mọ̀ tó bá bíyàn ní question pé níbo ọlọ́run wà kí láṣọ ọlọ́run wà lókè àrísì rẹ̀ ó ti tán kẹ́nìkan máa sọ pé ọlọ́run wà ní gbogbo àyè ìsọkúsọ ni torí pé táyé pé nǹkan tó ń sọ ní ṣe nǹkan tó ń sọ ní ṣe pé tọ́lẹ́tì tí tó wà ní ibà iná ọlọ́run wà ń bẹ̀ èèyàn tó ń ṣaburú níbìkan àbí èèyàn tó ń lo tọ́lẹ́tì èèyàn tó ń tọ̀ lọ́wọ́ ọlọ́run wà ń bẹ̀ náà tá a bá lọ sí àkìtàn náà ọlọ́wà mẹ́rin subhanallah ọlọ́run wà ní gbogbo àyè pẹ̀lú kíni pẹ̀lú ìmọ̀ àmọ́ bìzáàtì hí ọlọ́run gan fúnra níbo ló wà ọlọ́run wà ní kíni alàlà arsh torí pé ọlọ́run sọ̀rọ̀ níbi kíni arrahmanu alàlà arsh stawa ó wà very clear ọlọ́run wà ní kíni òkè arsh so aláwọ̀kan nínú àwọn bídà nínú ẹ̀ṣọ́ ní kí ni bídà ọtí ọ̀rọ̀ táyẹ̀ máa ń sọ nínú ẹ̀dá ti mú example yìí wá ẹlẹ́kẹ̀ẹ́ni kí ni albídà tó ní ṣe pẹ̀lú iṣẹ́ bí kí à kírun àti nǹkan mí eléyìí òun náà wá pín sọ́nà mẹ́rin aláọ̀kọ́ òun náà ni bídà táyẹ̀ máa ń ṣe tó ṣe pé kò nípìnlẹ̀ rárá jára that is ìgbà gbàtàwò súnà ààrin kẹkẹrẹ àṣàrà tó tóka sí nǹkan tó fẹ́ ṣe yìí for example òun náà ní kí ẹ̀mà ṣe maulid tàbá wọnú Qur'an tàbá wọnú súnà ààrin nǹkan ẹ̀yọ̀kan tó tóka sí pé ó yẹ ká máa ṣe maulid nabi kódà gan tàbá wo àwọn khulafa ar-rashidun tàbá wà síkò Abubakar tàbá wà Umar tàbá wà Ali tàbá wà Uthman a mọ̀ rí ń bẹ̀ pé gbogbo tán yẹn kò sẹ́nìkan tó ṣe mọ́rídì nẹ́bí gbogbo tán yẹn a padà mọ́ rí aláìsí pé àwọn tí wọ́n bẹ̀rẹ̀ mọ́rídì yìí gan àwọn tí wọ́n jẹ́ ọ̀tá fún ẹ̀sìn Islam gan náà ni wọ́n ṣe kí wọ́n bẹ̀rẹ̀ mọ́rídì yìí àwọn tó yẹ pé wọ́n mọ̀ sọ pé Quran tó wà lọ́wọ́ wa gan kìí ṣe Quran haki kìí ṣe kìí ṣe Quran tó correct àwọn tó bẹ̀rẹ̀ nǹkan yìí wọ́n ni ṣe wọ́n bálàkà ìpínlẹ̀ wọ́n musulmi ìgbà tó fẹ́ ṣe mọ́lìd nàbí ọwá tírẹsẹ̀ ó wá padà lọ́sọ́dọ̀ ṣíà tó ṣe kí n tó sọ pé kùrán tó wà lọ́wà yìí kìí ṣe kùrán tó kọ̀rẹ́kì kò lọ́rà tara another example iná àwọn bídà tó mọ́ ń ṣe tó yí pé kò ní ẹni evidence àtara ó náà níbi kí ẹ̀mọ́ sọ pé káàkà sọ́tò di class mẹ́ta mẹ́ta fún àwọn àbátó ti kú ẹja ka kúrọ̀lọ́ hajj mẹ́ta mẹ́ta ó ti bá wọn eléyìí náà kò sẹ́rì fún torí pé àwọn èèyàn kú fún ànẹ́bì nígbàtí ànẹ́bì wà láyé àdẹ̀ rí ibì kan tí Ibrahim tó kú ní sí náà ọmọ ànẹ́bì Ibrahim gbàtí Ibrahim ti kú ní sí báyá ẹ̀yìn sàábà ẹwà ka kúrọ̀lọ́ mẹ́ta mẹ́ta kò sí kò ṣẹlẹ̀ ìyàwó ààrí ẹ̀nà tó sọ pé ah mọ̀lẹ́dà tó ti kú ah mo rántí ẹ̀ lónìí ah ẹja ṣe kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ ànábì ò ṣe bẹ́ẹ̀ nínú àwọn bídà tó yẹ pé àyàn ń ṣe lónìí tó yẹ pé kò tiẹ̀ sí àkọọ́lẹ̀ fún rárá ti rárá alákọ̀ ilé ẹlẹ́kejì òun náà ní bídà tó ṣe pé ó tiẹ̀ wá ní ó nípìnlẹ̀ example rẹ̀ òun náà ni wọ́n ní pé àsìkò Ramadan mélòó máa ń gbà 29 àbí àbí 30 29 tàbá róṣù àbí káyé kí ni 30 tàbá róṣù ìgbà tá wá róṣù tán ẹ̀wà nípa ara o mo sì fẹ́ gba ẹ̀yọ̀kan sí èmi ti róṣù mọ̀ kí mo ti rí lóòtọ́ àmọ́ mo fẹ́ gba ẹ̀yọ̀kan sí kí ló ṣe mẹ́yẹn bídà lòun náà àmọ́ ọṣẹ àlékún lónìí nǹkan tó ṣe kí ni tó nípìnlẹ̀ so ìpìlẹ̀ wà fún tẹ́lẹ̀ àmọ́ ọwá fi nǹkan kún gẹ́gẹ́ bí àwọn zindik marka ṣe mọ́ ń ṣe táàtì rí pé a ti róṣù pé a 29 29 ni àwẹ̀ stọ́pù yóò ti mọ̀ sọ́kalẹ̀ pé ọgbọ̀nlá àgbà àgbà 30 èmi ti wò mo ti rí pé ó yẹ ká gba thirty tó bá ti wá di alẹ́ twenty nine a wà á róṣù ẹ wà á rí pé àwọn èèyàn kan wọ́n sì sọ pé ara o a sì gba thirty náà ni kí náà ń pè yẹn bídà ni wọ́n dẹ̀ ti sọ ẹ̀yẹn di ọlọ́run ọlọ́run tó ń sìn ọlọ́run ni pé ọlọ́run sọ fún wa true ànẹ́bì pé tá a bá ti róṣù káàdé ká mọ́ ká stop àwẹ̀ tá ń gbà mí ẹnìkan wọ́n sọ fún wọn pé mọ́ stop ẹ̀ mọ́ gbà lọ kí ló súnmọ̀ báhùn ọdí sọ́tọ̀ lọ́wọ́ báyìí so ìyẹn náà bí ìdàlòwò náà àwọn bóòlù sí jẹ́ ọlá kí wọ́n ti fi nǹkan kún nǹkan tó wà lẹ̀ tẹ́lẹ̀ ẹlẹ́kẹta ó náà ni pé nǹkan yẹn ó nípìnlẹ̀ lóòtọ́ àmọ́ bá a ṣe ṣe bí yẹn ṣe ṣe ó ti ń di problem báyẹn example rẹ̀ ó náà ni pé normally tàbá ti kírun tán ṣe bí àwọn ṣe àtikára bí a ṣe sìfàr mẹ́ta àti bẹ́ẹ̀ lọ a máa ń ṣe bẹ́ẹ̀ so kò sí nǹkan tó ṣe tẹ́ máa ti kínú tán kí ẹ̀ ń ṣe àwọn àfikárùwa àmọ́ àwọn ẹlòmíì tó wá fẹ́ ṣe àfikárù yìí wọ́n wá ṣe in group gbogbo àmọ́ sọ subhanallah walhamdulillah àti bẹ́ẹ̀ lọ lápapọ̀ normally ṣe bí a mọ́ ṣe àfikà tàbátí kírun tàbí àmọ́ ṣe àsìkò fásitì qiyaman wa qu'udan wa ala junubikum tàbá ti kírun tọrọ kí lọ́rọ̀ sọ ẹ máa ṣe àsìkò àmọ́ bóòlù ẹ̀yin ṣe ń ṣe ṣójọ ti ànẹ́bì èyí tá a mọ̀ ní pé ti ànẹ́bì tó má ti kírun tán kálukú mọ́ ṣe kí ni wọ́n máa ń ṣe àsìkárò wọn separately ni àmọ́ níṣìbà ẹ̀yin wá dé ẹ wá nífẹ̀ẹ́ mọ́ ṣe lápapọ̀ so àsìkárò yẹn òun kọ́ ni issue kí ni issue kí ní ṣù bá a ṣe ń ṣe yẹn ní kí ni oní ṣù ìyẹn náà bídà lòun náà tẹ́ bá stop ọ̀nà tẹ́ fi ń ṣe ẹ ń ṣe one by one or separately ó ti padà sí kí ó ti di súnà báyẹn ṣó ń yà mí eléyìí ní ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin the last one òun náà ni kéèyàn specify àsìkò kan ó ti àbí ìbádà yìí a máa ń ṣe nǹkan tá a máa ń ṣe ni ó ní ó ó ó ó ní aṣlù ó ní pìlẹ̀ àmọ́ ìwọ wá sọ pé èmi o èmi fẹ́ ṣe ní àsìkò yìí ó ti lásìkò tá a ti máa ń ṣe tá a ń ṣe àmọ́ ìwọ sọ pé rárá èmi o àsìkò yìí lèmi fẹ́ ṣe ó ti di kí ó ti di bí torí pé ó ti specify àsìkò kan tí ṣẹ̀ríà ò bá specify rẹ̀ example rẹ̀ òun náà ni tó bá ti di middle shaban tó bá ti tó bá ti pín sí méjì ṣàbán tó bá ti pín sí méjì ẹ̀pẹ́ àwọn míì wọ́n sọ pé a gbàwẹ̀ ní daytime tó bá dalẹ́ àṣẹ kí ni a ṣe kìyàmù lẹ́yìn àbí kí ẹ̀ ń gbàwẹ̀ ṣàbán 15 normally kí ẹ̀ ń gbàwẹ̀ sí ẹ̀ǹkan ṣe nǹkan ò ṣe kí ẹ̀ ń jírò kí ẹ̀ ń kinu sí ẹ̀ǹkan ṣe nǹkan ò ṣe àmọ́ níbo ni wọ́n ti rí pé tó bá ti di 15 gẹ́rẹ́gẹ́ a máa gbàwẹ̀ a ní táìmì yẹn níbi lọ ti rí kò sí àkọọ́lẹ̀ fún ó ti di kíni ó ti di bí dábàwọn torí pé ọ ti specify àsìkò kan fúnra rẹ̀ ọ̀dẹ̀yẹ́ ni fún nǹkan yìí ṣẹwárí o gbogbo nǹkan tàwá sọ yìí báyìí o wọ́n pè ní kíni wọ́n pè ní bídá tàbá tí wá mẹ́lẹ̀ yìí ó yẹ understand pé gẹ́gẹ́ bá ṣe sọ gbogbo bídá ànú ni gẹ́gẹ́ bí àníbìṣe sọ àrẹ́bìnrin pé kí ni kúlù bìdà átín dọ̀láàlà so má jẹ́ kẹ́nìkan wá sọ pé ẹ ṣe rí bídà náà ọ̀nà ó ń pín sọ́nà méjì a ní bídà átùn hasana àti bídà átùn sẹ́yíà a ní bídà tó dáa àti bídà tí ò dáa a sọ pé èyí tó ń sọ ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ni àbí ọ̀rọ̀ ayé ni táìpì ọ̀rọ̀ ayé ni kò sí iṣu bẹ́ẹ̀ bọ́ ọ̀rọ̀ sí ni gbogbo ẹ̀ ni gbogbo ẹ̀ ànú ni kò dáa torí pé ànábì sọ pé kí ni kúlù kẹ́límà kúlù kí ni kúlù gbogbo ẹ̀ kúlù bid'atin dọ̀láàlà that is why ibn rajab nígbà tó ń ṣàlàyé hadithi yìí ibn rajab ní pé fàkọ́ùlùhù ìgbà tí ànábì sọ pé kúlù bid'atin dọ̀láàlà ìgbà tí ànábì ní pé gbogbo bid'a anu ni as long as pé inú ẹ̀sìn ló wà àbí ó ṣe ó wá fi ń jọ ẹ̀sìn ó ń claim pé nǹkan yìí a lè fi súnmọ́ Allah subhanahu wa ta'ala afáni pé gbogbo ẹ̀ anú ni nǹkan tó túmọ̀ afáni pé min jawami'il kalim ó wà lára àwọn ọ̀rọ̀ tí anábì máa ń sọ pé ó máa ṣọ́ọ̀tì àmì ó máa kó nǹkan tó pọ̀ sínú gan torí pé anábì máa ń sọ nǹkan tó ṣọ́ọ̀tì ó lè máa kó nǹkan tó pọ̀ sínú nínú ẹ̀wọ̀n náà ní kíni ọ̀rọ̀ yìí pé kullu bid'atin dalala afáni pé la yakhruju anhu ṣe'un afá ni pé kò nkẹ́ ọ̀kan báyìí nínú bídà kò kó níbi ọ̀rọ̀ tó sọ yìí báyìí wa huwa aslun azim min usuli din afá ni pé ṣe rí ọ̀rọ̀ tí Ànábì sọ yìí báyìí nínú nǹkan tá fi ń ṣe ìpìlẹ̀ nínú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn òun ni pé tó bá ṣe nǹkankan tí Ànábì ò sọ àbí tó inú Qur'an kí láàmà pé a mọ̀ pé ní bídà tọ́ bá dẹ̀ ti ṣe bídà báyìí yóò mọ̀ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ ànù afá ní pé wà húwọ̀ ṣẹ̀bí ìhùn bí kọ́wùlì wọ́n ní pé nǹkan tí anábì sọ ní ìbáyìí ó tún jọ ọ̀rọ̀ mi tí anábì sọ tí anábì ní pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa raddun ìwọ tọ́ bá ṣe nǹkan kan tó ṣe pé ìgbà tá a wò àárínú Qur'an àárínú sunna fa huwa raddun wọn ní ìgbà lọ́wọ́ rẹ̀ afá ní pé fa kullu man ahdatha shay'an wa nasabahu ila ad-din walam yakun lahu aslun min ad-din yurja ilayhi fahuwa dalalatun wad-dinu bari'un min afani pé so èyàn tó bá ṣe nǹkankan ó wá fi ń sì sí ẹ̀sìn pé ẹ̀sìn ló ní pé ká ṣe nǹkan yẹn àwọn ìgbà tá wá wò kò sínú Qur'an kò sínú sunna kí a mọ̀ bá ti wá mọ àti magana pè ní bídá ilé jẹ́ bí mùkọ́ dímá fún kàtà fẹ́ sọ àti magana pè ní bídá nǹkan tó wá kú ní sọ́wà ní pé kí ní àwọn aburú bídá àwọn evil effect rẹ̀ tabawo àpàdà mẹ́rin iṣẹ́ ọ̀tà àlà pé nínú nǹkan tápàdà ma mention ní báyìí nǹkan bí mẹ́wàá ó lẹ̀ jù time nǹkan tá sọ a mọ̀ rí pé nǹkan tó yí pé yóò máa affect gbogbo society adam rí pé nínú ẹ̀ náà èyí tó máa affect ìwọ ọ̀gá tó ṣe tó ṣe fídà yẹn inshallah àmọ́ rí aláọ̀kọ́ nínú àwọn nǹkan tí tó jẹ́ bí effect bídà òun ni pé èèyàn tó ṣe bídà ṣẹ̀rí àti làánà rẹ̀ wọ́n ti ṣépè fún wọ́n ti ṣẹ́bi léè e pé yóò mọ̀ jìnà kó níbi ìkẹ́ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí hadith tánẹ́bí ni pé man ahdatha aw awa muhdathan ẹjá lo ilé muhdathan man ahdatha èyàn tó bá ṣe aburú kan tó yí pé bóyá ó ṣe zina masalan àbí ó ṣe ṣẹ̀kọ́ tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá àbó ṣe bídá aw awa muhdathan àbí èyàn tó bá tó bá gbà sọ́dọ̀ èyàn tó ṣe bídà ó dá nǹkan lẹ̀ nínú Islam ó wá ń protect rẹ̀ kò fẹ́ kí ẹkẹ́nìkan kó sọ kó sọ ẹ̀ntí ń parẹ̀ adẹ́rin pé fa'alayhi la'anatullah wal mala'ika wal pé ọlọ́run ma ṣépèlé èyàn bẹ́ẹ̀ kódà àwọn màláíkà náà àti kíni gbogbo èèyàn náà kí ni nǹkan tó ṣe ó ṣe bídà àbí ó accept èèyàn tó ṣe bídà ó protect rẹ̀ so èèyàn tó bá protect oníbídà àbí òun ló create bídà ìrẹ́ fúnra rẹ̀ so àwọn afọ́mọ́ ṣàlàyé pé nǹkan yìí o nǹkan tó yẹ pé ó kó sábẹ́ hadithi pé la'natullahi alayhi wàlmàláìká wàlnáṣẹ́ ajma'in kí ni tó fi tó fi jẹ́ bẹ́ẹ̀ torí pé in reality bídà mọ́ jẹ́ kí ni ó máa ń wẹ́ẹ̀sìn ó máa ń destroy ẹ̀sìn nǹkan tẹ́ ìmọ̀ náà ni pé ẹwọ ẹ̀sìn àwọn Christian kí ni nǹkan sọ ẹ̀sìn wọn di bó ṣe wọ́n àtàkì wọn pé ẹkú ní christianity ẹdi muslim ẹdi jews wọ́n máa ń lù wọ́n wọ́n lù wọ́n wọ́n fìyà jẹ wọ́n nínú wọn wọ́n gbà nínú wọn gbà ìgbà tó wá rí pé nǹkan tá à ń ṣe fún ẹ yìí òkú òkú wọ́kì ẹja lo mínsì mi bá ṣe ba christianity jẹ́ from within wọ́n wá lo ẹnìkan tó ń pè ní paul ó wá claim pé òun ti ó ti rí ó ti rí Jésù Jésù wá sọ fún pé ó ṣáà ṣe anointing fàtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ní sí báyìí mo ti wá di apostle báyìí so ó wá ń sọ ó wá ń sọ àwọn kankan tó yẹ pé Jésù gbọ̀gbọ̀ sọ àwọn kìíní ẹ̀ for instance circumcision Jésù ṣe àbí based on Bible gàwó ṣe àmọ́ kí ni Paul sọ kìí ṣe dandan kọ́ jẹ́ kí ni call circumcision dandan kọ́ so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn nǹkan tí ò sínú kìrìsìtẹ́nì tẹ́lẹ̀ wọ́n ṣe kí ni ó wá ń fi sí ó wá ń fi sí ó kí náà ń pè yẹn bídà ni ó wá di nǹkan tó dà lónìí so téèyàn ò bá fẹ́ kí Islam kó rí bẹ́ẹ̀ téèyàn bá ti rí bídà kéèyàn ṣe kí ni kéèyàn mọ̀ sọ̀rọ̀ torí pé nǹkan yẹn ó máa affect ẹ̀sìn ó lè máa affect everybody nǹkan lákọ́ ni kí ni ó náà ni pé èèyàn tó bá ṣe bídà onínú effect ẹni pé kí ni Ọlọ́run yóò mọ̀ ṣe pèlè èèyàn tó bá ṣe bẹ́ẹ̀ ìkẹ́lẹ̀ o náà ni pé èyàn tó bá dá bídà kalẹ̀ tá a bá rí àwọn èyàn tí wọ́n ń ṣe ìtẹ̀lé fún ẹniyẹn tí àwọn náà wá ń ṣe bídà yẹn gbogbo ẹ̀ṣẹ̀ tí tọ́ bá ń gbà òun náà ìmọ̀jẹ́ kíni yóò mọ ní ìpín nínú ẹ̀ náà èyàn tó bá ti tó pé ó dá bídà kalẹ̀ ní síbẹ̀ èyàn tó pé ó dá mọ́lì nẹ́bí kalẹ̀ báyẹn ṣe ń ṣe òun náà yóò mọ̀ gba commission látara nǹkan tó ti ni tá ṣe so ìkan yìí nìsí báyìí nǹkan tó yẹ kí ẹ mọ̀ sá fún ni torí pé èèyàn tó bá pèpè sí aburú tá a bá nìkan tó bá padà sí aburú yẹn yóò mọ̀ sí ni yóò mọ̀ gba nà sí yóò mọ̀ gba ìpín nínú aburú tí wọ́n bá ń ṣe torí pé ànábì sọ pé wàmàn sanna fil islami sunnatan sayyi'atan èèyàn tó bá dá aburú kalẹ̀ nínú islam kana alayhi wizruha yóò ma ní yóò ma ní yóò ma gbẹ̀ṣẹ̀ látara nǹkan tó dálẹ̀ yẹn wà wizru man amila biha bákan náà àwọn tí wọ́n ṣe náà tó ní kí ó gbọ́ pé ẹni tí ń ṣe àwọn náà wá ń ṣe yóò mọ̀ gba commission látara ẹ̀ṣẹ̀ tó bá ti gbà ìkẹlẹ́kẹjì nìyẹn ìkẹlẹ́kẹta ọ̀nà ni pé ṣe bídà in ó lè padà lídì lọ sí kẹ́ẹ̀ndì kèfèrí albídà àtú bàrílù kòfòrò kẹ́ẹ̀mọ̀ ṣe bídà ó lè lídì sí kíni kẹ́ẹ̀ padà di kèfèrí tẹ́yán so bídà ó lè kíni ó lè padà sọ̀rọ̀ di kíni di kèfèrí àmọ́ká nóti pé kèé gbogbo yá tẹ́ẹ̀ bá ṣe bídà ẹ̀ ti di kèfèrí automatically ele ọ̀rọ̀ àwọn jàbátá ni tẹ́ẹ̀ bá ṣe bídà kò túmọ̀ pé yẹn ti di kíni yẹn ti di kèfèrí àmọ́ ó lè padà lídì sí kíni kí ẹ̀ di kèfèrí pẹ̀lú àwọn nǹkan tó padà mọ́ ṣe kódà gan ó ní àwọn bídà tó yẹ pé tó bá ti ṣe báyìí kèfèrí ni bíi àwọn tí wọ́n máa ń ṣe tawaf níbi sàárè kílé lẹ́yìn ṣe bídà kọ́ ni bídà lòwúrọ̀ tó wọ́n ti ṣe ànábì níbi kan ṣe ni ṣe ọlọ́run níbi kan ṣe ni àmọ́ wọ́n ń ṣe pẹ̀lú pé wọ́n rò bóyá ẹ̀sìn ni kí ló jẹ́ báyẹn bídà ni nǹkan tá ń ṣe yẹn kúfùrù yẹ nǹkan tó súnmọ́ ni pé ó lè pàdé kìfèrí báyẹn tí ó dẹ̀ ti kò mọ̀ òun ti di kìfèrí báyẹn nínú examples tó ń tọ́ka sí pé èyàn lè di kìfèrí látara bídà òun náà ni ọ̀rọ̀ tí Ibn Umar sọ nígbàtí àwọn kan wá bá Ibn Umar tí wọ́n sọ fún Ibn Umar tó ń sọ fún pé àwọn kan wà tó yẹ pé wọ́n gbà èmi ò gba kọ́dárù gbọ́ o kí ni ibùdó márùn sọ ibùdó márùn ni pé fa ìdálàkì ìtàhà ùlà tó o bá ti mítì àwọn tó ń sọ bẹ́ẹ̀ fa àkbírhùn fa àkbírhùn a ní bàrí olmínhùn sọ fún wọn pé èmi ò kankan bá wọn ṣe o mi èyí ṣe ọmọ ìyá fún wọn bákan náà wọ́n èyí ṣe ọmọ ìyá mi wa annahum bura'u minni bákan náà àwọn náà wọn ní kankan ṣe pẹ̀lú mi ó wá ní ẹmọgbọ́n kan wọ́n ní pé walladhi yahlifu bihi abdullahi ibn umar mo ń fi ọlọ́run mo fi ń búra pé law anna ahadahum law anna li ahadihim mithla uhudin ká bá àṣín pé ẹnìkan inú wọn ó ní irú mountain uhud tó wà ní medina ó ní irú mountain uhud gẹ́gẹ́ bí gold that is gbogbo mountain uhud ó wá di gold wọn ló wá ní fa'anfakọ̀ ó wá ó wá islam àmọ́ kò gbá kọ́dárùgbọ́ kí ló sọ ó ní pé ma minhu hatayu yu'mina bil ọlọ́run ní lọ́wọ́ rẹ̀ kódà kò báyìí pé ó náà nítorí tàlá ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ ọ̀n ti kíni tó bá gba kọdá rúbọ ẹ ti rí pé bídà tán ṣe ó ṣe kíni ó gbà kó ní Islam torí pé tẹ́yìn bá ṣiṣẹ́ tọ́lọ̀ ò so pẹ̀lẹ́ ní ìsìnbáyò á mọ̀ rí pé àníṣẹ́ kẹ́ ẹ̀ ṣe bídà ó mọ́ ń padà líìsì kí ni kí ẹ̀ ń di kèfèrí tó pé ṣe ìtọ́n gẹ́gẹ́ fúnra rẹ̀ ṣe ìwọ́n rògbà ṣe ìtọ́n fẹ́ kọ́ dúró lórí bídà ni ṣe ìṣẹ̀tọ́n tó bá ń tì ọ́ sí pé kọ́ ọ̀ṣẹ̀ ṣe ìwọ́n rògbà ó fẹ́ kọ́ dúró lórí ẹ̀ṣẹ̀ nìkan ni ó fẹ́ máa tì ọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fún ọnu kí ni tó fún ọnu kúfùrù so in the same way náà tó bá ní pé máa ṣe bídà ìwọ náà wá ń tẹ̀lé ṣe ìtọ́n díẹ̀ díẹ̀ kó sí kúfùrù òun náà ní rí àwọn tí wọ́n dé súfí nípínlẹ̀ kí náà kó sí bídàbí ọ̀nà kó sí ẹ ma ma rí pé apá kan inú wọn wọ́n ti ń padà ń kó sí kíni kúfúrù tó gbọ́n kó ní Islam tó ipé wọ́n ti nísìnbà wọ́n ti àwọn ṣéhùn wọ́n ti wọ́n ti kíni wọ́n ti sọ wọ́n jọ lọ́hùn látara kíni látara bídà a bẹ̀rẹ̀ pẹ̀lú pé láìláìlá two thousand and kìnnìkan kìnnìkan ó pàdé pé kìnnì àpàrà ń ṣe mọ́lídìí ṣéèkì ó pàdé pé àpàrà ń si ṣéèkì díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀yẹn padà kó sí kú fún nǹkan lẹ́kẹ̀ẹ́rin iná nǹkan tó kó jẹ́ aburú bídà o ní pé èyàn tó bá ń ṣe bídà knowingly or unknowingly ó ti ń bú ànẹ́bì ó ti ń sọ pé ànẹ́bì ò jíṣẹ́ kó ṣe kó jíṣẹ́ yẹn knowingly or unknowingly kódà gan ó ti ń kílèmù pé islam pé ń sọ nìyẹn torí pé inú Qur'an kí lọ́rọ̀ sọ al dinakum òní kí o mo ti ẹ̀sìn fún sọ pé ni ó ti complete rẹ̀ ìwọ wá tún dé lónìí ọwá ní pé èmi ní kẹ̀kẹ́ tó ṣe pé kò sí ní àsìkò tí èmi rí pé lára ẹ̀sìn ló wà kí lọ sọ ń bẹ̀ àìpé nǹkan tọ́lọ̀ sọ ń bẹ̀ ó parọ́ nìyẹn nǹkan tọ́lọ̀ sọ nìyẹn ẹ̀rí pé kódà lára ọ̀nà tẹ́yẹ̀ fi di kèfèrí léyìí ẹ̀gbọ́n sọ pé bí àwọn ṣe kí ni ó mọ́ lídìí sí kí ẹ̀ di kèfèrí ọlọ́run sọ pé nǹkan ti kọ̀mplítì ìwọ sọ pé kò kọ̀mplítì that is why Imam Malik nígbàtí wọ́n sọ̀rọ̀ pa áyà yìí imam malik ni pé mani tada àfilì islam bìdà àtàn èèyàn tó bá dá nǹkan kalẹ̀ nínú islam tó wá jẹ́ bídà yàrá hasana òun wá ń rò bóyá nǹkan yìí nǹkan tó dání fakọ̀dẹ̀ záàmà anna muhammadan khana risala ó ti kílèmù pé anábì ṣe jàmbá fún nǹkan tó wọ́n fi ránfi ránṣẹ́ sí ó ti ṣe jàmbá kò complete rẹ̀ whereas nǹkan yìí irọ́ ni irọ́ nìkan yìí torí pé ní hajjatul wada ìgbà tí ànábì ń bá àwọn sọ̀hábà sọ̀rọ̀ Ibn Kathir mention pé àwọn sọ̀hábà tó wà available ní hajjatul yìí ní last hajj ànábì ṣe yìí pé wọ́n tó 40,000 Ibn Kathir mention pé wọ́n tó 40,000 ànábì wá bi gbogbo tán yẹn pé ṣé complete nǹkan tán ní pé kí wá sọ fún yín ni complete ẹ̀ wọ́n ní pé ah nashhad àgbà pé ó ti complete ẹ̀ àwọn sàhábà wọn ṣe kí ni wọ́n pé àgbà pé ó ti complete rẹ̀ anábà ní pé Allahumma shahad ìwọ ọlọ́run ṣe kí ni jẹ́rìí pé wọ́n sọ bẹ́ẹ̀ 40,000 àwọn sàhábà gbogbo wọn gbà pé nǹkan ẹ̀ complete wọ́n wá dé after 1400 wọ́n sọ pé nǹkan wà tí mo rí pé kò sí mẹ̀tẹ́lẹ̀ ẹja fi sí that is why Imam Malik ní pé lẹ́gbàá tí Imam Malik sọ̀rọ̀ yìí pé ọlọ́run sọ pé àlìyàwómá akmaltu lakum dinakum pé òní mo ṣe kí ni mo ti complete ẹ̀sìn fún yín Imam Malik wá ní pé famalam yakun yawma idhin dinan nǹkan tí èyí ṣe ẹ̀sìn ní ọjọ́ tí wọ́n sọ àìkalẹ̀ ọjọ́ tí wọ́n sọ àìkalẹ̀ nǹkan tá a lè kàṣẹ́ sí ní àsìkò yẹn kí ló sọ fàlà yẹkúnù lìyàwó kò lè jẹ́sìn ní àsìkò táwa yìí nǹkan tí ò bá ti jẹ́sìn ní àsìkò yẹn tí wọ́n sọ àìkalẹ̀ kò lè jẹ́ ẹ̀sìn ní àsìkò tá a wà yìí so ìkalẹ̀ kanu iná nǹkan tó jẹ́ aburú bídà ó ní pé tabawo tabawo hadith tẹ́lẹ̀mí ni pé iftaraqatil yahudu ala ihda wa sab'ina firqa pé àwọn yahudi wọ́n ti pín sí 71 wọ́n ti pín ẹlẹ́ẹ̀lẹ́ sí 71 waftarokoti nasọrọ alasintein wasabi'in nafilikọ àwọn nasọrọ àwọn kristian wọ́n ti pín sí mélòó seventy two wasateftariku hadhi ummatu alasalasi wasabi'in nafilikọ pé al'umma yìí tọ̀dọ̀ mi yìí yóò ṣe kíni ó máa pín sí seventy three ó wá ní pé kulluha finnar gbogbo tanyán ó wà ní kíni ó wà ní iná illa wahida àyàfẹ́ ọ̀kan bẹ̀ ó wá bi Ànábì pé máhìyà kí e, ni àwọn owó ní wọn ní wọn náà ya Rasulullah ya òjíṣẹ́ Allah kí ni anábì sọ man kana ala mithli ma ana alayhi yawm ashabi èèyàn tó bá wà lórí nǹkan tí mo wà lórí ẹ̀ lónìí àti kí ni àwọn sàhábà mi kí náà ń yẹn súnà nìyẹn so ìwọ tó bá wà lórí nǹkan tí àníbà lórí ẹ̀ kí ló jẹ́ bẹ́yẹn ọtí ṣe bí dàbá yẹn so ọwọ́ náà tó bá wà Allah subhanahu wa ta'ala torí pé mùsùlùmí tó bá dẹ́ṣẹ̀ kí la máa ń sọ tó bá wọ ọlọ́run yóò ṣe kí ni yóò wọ̀ná tó bá dẹ̀ wù náà kò ní wọ̀ná àmọ́ èyàn ti èyàn wà lórí ewu pé yóò wọ̀ná ọ̀nà tó ayé pé ọlọ́run wá gbà lérò pé ìwọ mú fẹ́ kí wọ̀ wọ̀ná kí ló fẹ́ ṣe sí so nǹkan tí ó mọ̀ nídìí sí pé wọ́n mọ̀ consider yẹn fún iná sá fún nínú ẹ̀ ní kí ni kí ẹ mọ̀ ṣe bí dáa kódà kẹta bá tún wo hadith yìí a mọ̀ rí pé bídà tún máa ń jẹ́ reason tá a fi máa ń pín torí pé kí nìkan tó pín wọn tó one àbí seventy two àbí seventy three kí ló pín wọn bídà ló pín wọn torí pé kálukú ń rí bídà rẹ̀ pé nǹkan yìí mo rí pé ó da èmi wá ń ṣe ẹlòmíì ni pé nǹkan tó ṣe yìí mi ò rí pé ó lọ eléyìí ló lọ òun náà wá ń ṣe wọn padà ń pín káàkiri so bídà lára nǹkan tí ó máa ń pín àwọn èèyàn that is why ọlọ́sọ̀ ní Quran pé wala takunu minal mushrikin mọ́ wà lára àwọn mushrikun àwọn ẹlẹ́bọ minal ladhina farraqu dinahum àwọn tó ṣe pé wọ́n ní ẹ̀sìn wọn yẹ́rẹ̀yẹ̀lẹ́ wàkánù sí àwọn wá di different groups wọ́n wá di ẹgbẹ́ separate ẹgbẹ́ kullu hizbin ma ladayhim farihun kálukú wá ń dunú pẹ̀lú so a máa rí pé àwọn tí wọ́n before wa gẹ́gẹ́ bí àníbi sọ fún wa wọ́n ní kí ni wọ́n tó fà fi pín bí àná fi pín èmi rí pé ara òdésò yìí ṣe ọmọ ọlọ́run èmi rí pé ara désò ọmọ ọlọ́run ni èmi rí pé pé mẹ́ta ló ẹ̀ka so wọ́n padà ń pín káàkiri ló padà kí ni ló padà di fún àwọn christian so bí àmọ́ ń pín àwọn èèyàn whereas allah àbí anabi sọ pé inna allah yuhibbu yuhibbu lakum thalatha ọlọ́run nífẹ̀ẹ́ nǹkan mẹ́ta fún yín nínú nǹkan tó sọ ni kí an ta'abuduhu wa la tushriku bihi shay'a wa an ta'tasu bi hablillahi jami'an wa la tafarraqu nínú kan tare bi so ó ní pé Ọlọ́run nífẹ̀ẹ́ fún yín ke kini ke wà united lórí Qur'an àti sunna ẹ má pín àwọn tó bá tin ṣe bí da kí má ṣe wọ́n má pín so that is why mo rí pé hatta àwọn tó pè àwọn ní sufi agan tó pè àwọn ní sufi ẹ̀tù mọ̀ nínú súfí tán pé ẹmọ̀rí kìíní kan kọ̀dìríà ẹmọ̀rí kìíní kan tìjàníyà ẹmọ̀rí kìíní kan nàkṣàbàndíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tìjàníyà gan fúnra ẹ̀ náà ẹ̀tù mọ̀ ìwọ́tún again ẹmọ̀rí pé àwọn kan agbátí Ibrahim níyà aṣọ àwọn kan agbátí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lábẹ́ tìjàníyà bí lábẹ́ tìjàníyà bí so ẹmọ̀rí pé hátà tìjàníyà gan tún pín bọ́ṣù ẹ̀ jàfàríyà ibrahim ọ̀tọ́ tó máa dáa kí wọ́n tó máa ń pè ní fèdíà náà eh, eh, ẹ̀wùn eh, kan báwọn ẹ̀dàkùn ṣe bí gbogbo yín ti ṣàjáde gbogbo yín bóòlẹ̀ tún ẹ̀ṣún pín láàrin àárín náà ọlá pé ẹ̀ ń ṣe kí ni ẹ̀ ń ṣe bídà ẹ̀ mọ̀ pín lọ ni àmọ́ àwọn tó yẹ kí wọ́n ṣe bídà wọn ní ṣe kí ni wọ́n ní pín inshallah ó ti yà bí náà dẹ̀yìn náà nǹkan tó jẹ́ aburú bídà ìtẹ́jùlọ nínú àwọn aburú bídà òun náà ni pé èyàn tó bá ti jó ní bídà kò ní mumi látara haud annabi ẹ̀mọ̀kan pè ní haud so odò tí ọlọ́run fún annabi ní yomil kiyama torí pé gbogbo annabi ló ṣe kí ni lọ ní haud rẹ̀ annabi wá sọ pé òun náà ní kí ni òun náà ní haud àlẹ́bà ni pé ana farotukum ma'ala al-hawd àlẹ́bà ni pé èmi ni màá kọ́kọ́ dé haudu mi ọwọ́ ni pé àlẹ́bà ni pé man waroda shariba àlẹ́bà ni pé èèyàn tó bá dé haudu mi yóò mú mi látara haudu mi wa man shariba èèyàn tó bá mú mi látara haudu mi lam abadan òun gbẹ́ òní láyé mọ́ for eternity kò ní kí ni ẹ mú fẹ́ mú mi kò sí nǹkan jẹ́ bẹ́ẹ̀ anábọ̀ ni pé wàlàyẹ̀rì dẹ́nà àìlẹ́yẹ àkùwàmùn ìgbà tá a bá ti wà ń bẹ̀ pé àwọn kan mú mi ń bẹ̀ á wà rí àwọn èèyàn kan nínú wọn tó yẹ pé wọ́n wà pé àwọn náà fẹ́ ṣe kí ni àwọn náà fẹ́ mú mi ń bẹ̀ àrífù mo mọ̀ wọ́n pé àwọn ènìyàn àwọn tó wà lẹ́yìn mi ni làwọn ènìyàn wọ̀yà àrífù náà ni kódà àwọn náà wọ́n ṣe àwọn náà wọ́n mọ̀ mi àmọ́ àwọn màláìkà kí ló ṣe wọ́n máa separate wọn kúrò lọ́dọ̀ mi fa'akul na fa'akul innahum minni ashabi ashabi ìmọ̀ sọ fún àwọn màláìkà pé ẹ má separate wọn nínú àwọn àwọn èèyàn mi náà jẹ́ ọmọlẹ́yìn mi náà jẹ́ fayukol àwọn màláìkà wọn sọ fún ànábì kí ni innaka la tadri ma ahdathu ba'dak ọmọ àwọn bídà tán ṣe nígbàtọ̀ ọlọ́tán lókè nísìn tí wọ́n fi sọ pé kọ́mọ̀ mú mẹ́ wọ́n jẹ́ gíní wọ́n ń ṣe bídà wọ́n fi sọ pé kọ́mọ̀ mú mẹ́ ọmọ bídà tán ṣe lẹ́yìn ìgbà tí tọ́ ọlọ́tán olọ́fin sọ pé wọ́n wà lẹ́yìn rẹ̀ ìgbà tí àdẹ́bọ̀wá gbọ́rọ̀ yìí kí àdẹ́bọ̀ sọ fasuhkon lè mànà rọ́yìn yàrọ̀ báàdì tó wáyé pé báyìí ni kán jìnà sí mi kán jìnà sí mi torí pé wọ́n ti kí ni wọ́n ti change ẹ̀sìn lẹ́yìn ìgbà tí mo ti kí ni tí mo lọ tán so meaning that èyàn tó bá ń ṣe bídà ó lè jẹ́ sábàbí tí kò fi ní rómi mu látara kí ni látara how we àtàbáwò a mọ̀ ní pé in reality eh, ó ń padà sí aljaza'u min jinsil amal nǹkan tó bá ṣe lọ́sẹ̀ kí ni lọ́gbà ìgbà tó wà láyé ọgún ní kò níbi súnà nẹ́bì àbí ọ̀ ń ṣe bídà tó bá di yọmùl kìyàmà wọn ò ní gbà pé ọ wà lára wọn torí pé nígbà tó wà láyé ọ̀ ṣe ní kò wà lára wọn so aljaza'u min jinsin amal nǹkan tó bá ṣe lọ́sìkiri lọ́gbà èèyàn tó bá ń ṣe bídà automatically ó ti ń parọ́ mà nẹ́bì ó tí àbí ètò bá ń ṣe bídà automatically ó jẹ́ kí ni o ó ti ń parọ́ mà nẹ́bì torí pé tó bá sọ pé nǹkan yìí ó wà lára ẹ̀sìn kí náà sọ ọ̀n sọ pé ànẹ́bì sọ bẹ́ àbí ó ti ń parọ́ mà nẹ́bì báwọn ànẹ́bì sọ pé ànẹ́bì ó sọ níbi hadith kan pé man kadhaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar ànẹ́bì ni pé èèyàn tó bá fojú lẹ̀ parọ́ mi ó mọ̀ mọ̀ pàrọ̀ mọ́ mi kó lọ wáyè kan tí ó mọ̀ jókòó sínú iná wọ́n tó bá pàrọ̀ mọ́ mi nínú pé ẹ̀yàn pàrọ̀ mọ́ àdẹ́mìnì kíni kí ẹ mọ̀ ṣe bídà nínú àwọn nǹkan tó jẹ́ aburú bídà ó náà ni pé èyàn tó bá ń ṣe bídà yóò mọ̀ rò bóyá ẹ̀sìn ló ń ṣe ta bá sọ fún pé bídà tó ń ṣe ìtúbákù ń bẹ̀ mọ́ ṣe mọ́ kò nígbà kí nìdí torí ó rò bóyá ó ń ṣẹ̀sìn ni ẹ̀rùn pé èyàn tó bá mutí ní síwáì àbúnṣe sinata wá ní pé ọtútọ̀ ah, mú yìí kò dáa sinata ṣe yìí ò dáa ṣe yóò sọ fún wa pé ara ò dáa kò ní sọ bẹ́ẹ̀ àbí tó bá sọ bẹ́ẹ̀ ó ti di kèfèrí báyìí kò ní sọ bẹ́ẹ̀ nǹkan tó lè sọ ni pé ọlọ́run kọ́lọ́run ṣàánú wa náà ni nǹkan tí wọ́n sọ náà nìyẹn àmọ́ èyàn tó bá ń ṣe bídà ó sọ fún pé àmọ́ kí ni wọ́n sọ fún wọn wò nífẹ̀ẹ́ ànábì ni ah, ah. ibi láti ń sí ọlọ́run níbi ká mọ́ ah, ọlọ́run pé sallu alayhi wa sallimu taslima lọ́run sọ ní Qur'an ẹ̀rí nìyẹn pé ó yẹ ká mọ́ ṣàṣàlátù fún ànábì ẹ̀wọ́n ní wíkí mọ́ ṣìkè mọ́ lọ fún àṣàlátù ọlọ́run sọ ní ànábì sọ pé ká nífẹ̀ẹ́ rẹ̀ àbí níbi àyàmì ọlọ́run sọ pé wa ma arsalnaka illa rahmatan lil alamin pé rahma ò ní ànábì jẹ́ fún gbogbo èèyàn èèyàn tó wá jẹ́ rahma wá ní pé kí n mọ́ ṣe mọ́lúdì rẹ̀ ah ṣe yóò gbà nǹkan tó ṣe òdá kò nígbà so èèyàn tó bá ń ṣe bídà yóò máa rò bóyá ó ń ṣẹ̀sìn so yóò máa lè fúnra ṣe kíni láti túbá kú ń bẹ̀ àmọ́ èèyàn tó bá ń ṣẹ̀ṣẹ̀ normal yóò ṣe kíni ó lè easy fún láti túbá kú ń bẹ̀ bákan náà èyàn tó bá ń ṣe bídà yóò mọ̀ rò bóyá ah mo iṣẹ́ tó pọ̀ gan o ah èmi tí mo ṣe láyàlá ní 2233 times ah èmi tó yẹ pé bàtí mo fẹ́ yan náfìlà mo yan náfìlà bí bí 635 ah iṣẹ́ tí mo ṣe pọ̀ o yóò máa mọ̀ rò bóyá ẹni kìíní náfìlà 1000 per night olè yìí máa ń ṣe bẹ́ẹ̀ni ọmọ ń ṣe ẹlòmíì ní tẹ́sùwá tó yẹ pé yóò gùn láti yíba ìdé dé wúwe bẹ́ẹ̀ tá a bá ka ogun ẹ̀ báyà kóró tó wà níbẹ̀ yíba yóò mọ̀ tó bíi kí ló fẹ́ ṣe mo fẹ́ ṣaṣẹ́ kan iṣẹ́ yẹn wọ́n ní pé kẹ́ ẹ̀ ń fa two or sixty so mo ní ìtẹ̀síwá tó máa tó three thousand gbogbo nǹkan tó wá ń ṣe yẹn bó ṣe pọ̀ tó yẹn gbogbo ẹ̀ asán ni gbogbo ẹ̀ nísìbà nǹkan tó yẹ kó ṣe tí ó fi yíyọnú àlá kò ní ṣe nǹkan tó wá ń ṣe tí ó fi máa rí ìbínú Allah ó wá ń ṣe tó wá ń pọ̀ ọlọ́run sọ ní Kùránì pé kul hal nunabbi'ukum bil akhsarina a'mala ṣé ká sọ fún yín àwọn tó ṣe pé wọ́n ṣòfò tó sílọ́sì gan despite the fact pé wọ́n ṣiṣẹ́ ọlọ́run ni ènìyàn àwọn tó yẹ pé gbogbo wàhálà tán ṣe nígbà wà láyé ó dá sásán wahum yahsabuna annahum yuhsinuna sun'a àwọn wá ń rò bóyá àwọn tí ń ṣiṣẹ́ dáadáa ah, àwọn tá a ṣe náfílà 1000 kìíní kan yóò mọ̀ rò bóyá ó ń ṣe nǹkan gidi lọ́nà sọ ulaika alladhina kafaru bi ayati rabbihim àwọn ènìyàn o wọ́n ń ṣe kèfèrí ayatu Allah wa liqa'i àti pé wọ́n padà pàdé Allah fàhábìtọ̀t àmàlù gbogbo nǹkan tán ṣe ọlọ́run nígbà wọn fàlánù kí mú láhùn yọ́mù kìyàmá tí wàzìnà tó bá ti di yọ́mù kìyàmá kódà bó ṣe nǹkan tó bá kéré jù nínú láìfì yìí wọn ní rí gẹ́gẹ́ bí ládá fún iṣẹ́ tán bá ṣe torí gbogbo ṣe gbogbo ẹ̀tẹ́ nínú àwọn burú bídá ó ní pé èyàn tó bá ti ń ṣe bídá kò ní ṣe súnnà kò tíye èyàn tó bá ti ń ṣe bídá súnnà tó jọ bídá yẹn kò ní ṣe mọ́ wọ́n sọ pé kí ẹ̀mọ́ ṣe àskáàr tá bá ti kírun tán ìwọ wá ń ṣe ní nínú jàmáà lápapọ̀ tọba tí ń ṣe tọba tí ń ṣe yẹn ọ̀ ní fẹ́ ṣe ti pé nìkan mò ń ṣe ní sípa ọ̀ ní fẹ́ ṣe mọ́ wọ́n láti pé kéèmì nìkan kí mọ̀ ṣe òun gan ni ká mọ̀ ṣe ní nínú jama òun ni bídà ọ̀wọ́n máa ṣe yẹn ọ̀ ní ṣe lè mọ́ tó tọba tí ń ṣe bídà kan sunna tó jọ nǹkan yẹn ọ̀ ní ṣe kí ni ẹ̀ mọ́ ẹ̀ kí ẹ̀ mọ̀ lọ tẹ̀sùbà nínú sunna kí wọ́n ní kí lọ ọwọ́ ni kí ẹ̀ mọ̀ lọ láti fi mọ̀ kàá báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ìwọ́n wá ń lo tẹ̀sùbá ọ̀fi rìpléṣì ọwọ́ àwọn tó wá ń lo tẹ̀sùbá yẹn ẹ wá rí pé wọ́n wá nífẹ́ lo ọmọ kí ọmọ lò ọmọ lò tẹ̀sùbá kódà tó wá fẹ́ lọ́wọ́ gan yóò lè fún agbóhùn ah, afẹ́ sí kò lọ agbóhùn ah, fẹ́ kàún dẹ̀pẹ̀lẹ̀ ilẹ̀ 100 ah kò possible náà ó dẹ̀ possible àwọn tó wípé ọ̀ yìí ṣe lọ fìrò bí i kò possible so bídà mọ́ kí ni ó máa ń pa súnà rẹ̀ súnà tó bá ti jọ bídà yẹn tó yẹ pé fún gbogbo súnà ṣètọ́ ó ti ní bí ó ṣe ṣe tó yẹ pé ẹ mọ̀ rí bídà kan tí ó mọ̀ jọ ọ̀rọ̀ wọn ṣe bídà yẹn ọ̀wọ́n ní ṣe kí ni wọ́n ní ṣe súnà yẹn mọ́ that is why Sheikh Fawzan ìgbà tí Imam al-Barbahari wọ́n sọ̀rọ̀ kan Imam al-Barbahari wọ́n ní pé wa'lam lọ́mọ o ananas pé àwọn èèyàn lam yabtadi'u bid'atan qat wọn ní bẹ̀rẹ̀ bídà kan báyìí hatta taraku mina sunna mithlaha àfi kó ṣe pé wọ́n padà mọ́ fi súnà kalẹ̀ tó jọ Sheikh Fasan wá ní pé Sheikh Fasan èyí tó jẹ́ afátọ́ jẹ́ mufti Saudi Arabia dítò ní wọ́n ní pé haadhihi hikmatun azima afá ní pé nǹkan tí ìmáàmù sọ ní ibà yìí o pé ọ̀rọ̀ tó tó wà wáìsì gan ni wàhíyà ma'thuratun ma'thuratun ní salaf kódà ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀rọ̀ tó ṣe pé àwọn salaf náà ma ń sọ àwọn sahaba ma ń sọ àwọn tó wà lẹ́yìn sahaba náà ma ń sọ kí náà ma ń sọ anna nas ma ahdathu bid'atan wọn ní dá bídà that is wọn ní ibi ṣe sunna yẹn mọ́ wọ́n mọ̀ ṣe kíni wọ́n mọ̀ ṣe bídà abátún ni pé lè anahu látẹ̀tẹ̀mí ò súnà wà bídà ṣé fata ni pé súnà àti bídà wọn ò lè wà papọ̀ ìmọ̀ kọ́ rí súnà kọ́ mọ́ di bídà àbí kọ́ rí bídà kọ́ mọ́ ṣe kíni kọ́ mọ́ di súnà afáni pé ìlà wàtàkùrùjù ìdáhùmá alùkùrọ̀ fàlàyàkùnù fàlàyàkùnù ìnsánú mubtadi an sunniyan kò possible kọ́ wá nìkan tó yẹ oníbídà ni ó tún wá jẹ́ onísúnà at the same time ìmọ̀ kó jẹ́ oníbídà àbí kó jẹ́ kíni kó jẹ́ onísúnà afáàní pé imma an yakuna mubtadi'an wa imma an yakuna sunniyan la yajtami'ani fihi fala budda an tukhrija ihdahuma al-ukhra wa hadha min madoril bid'ah afáàní pé kò possible ìmọ̀ kọjọ́ ní súnà àbíkọjọ́ kí ni kọjú ní bídá afáàní pé kódà gẹ̀ ilé wà lára àwọn aburú kí ni bídá wa billahi tawfiq wa sallallahu sallama ayyamina muhammad wa ala alihi wa sallam Güzel kullanılıyor.